الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ alékún kí a ti gẹ fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam su waka níbi tafsir imam abdurrahman bin nasir as-sa'adi rahimahullahu ta'ala lórí suratin nas tí wọ́n ni tafsir suratin nas wàhíyà madaniyya ṣúrọ̀tù náà stẹ̀wé madaniya ni ṣúrọ̀ tó ṣe pé ó sọ̀kalẹ̀ ní madina ni fún annabiwa muhammad sallallahu alaihi wasallam so wọ́n ni bismillahi rahman rahim kul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min shaburil waswasil khannas الذي يوسوس في صدور الناس من الجنة والناس so sura yini muni wa hadhihi suratu mushtamilatun ala al-isti'adati bi rabbin nas wa malikihim wa ilahihim muni suratu nas tanwi ó kó sínú ìmọ̀ wáyé sọ pẹ̀lú ọlọ́run ọba tó dá àwọn èèyàn ọlọ́run ọba tó jẹ́ rọ́bù náàt rọ́bù gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé onírú àbúrúgbò bí yà tàbá ní rọ́bù ayé irú àbúrúgbò bí yà òun ló ní rọ́bù bí yà ó ní ìmójútó dídá ìpèsè jíjẹ mímu gbígba ẹ̀mẹ́ fífúnni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí rububiyya kó sínú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni òun ni ọlọ́run àwọn èèyàn òun ni ọba gbogbo nǹkan tí ń bẹ àwọn wọ́n wá ìsọ́ Allah nígbà tó ṣe pé òun náà ló ní gbogbo agbára mina shaytani alladhi huwa aslu shururi kulliha ومادتها الذي من فتنته وشوره أنه يوسوس في صدور الناس kúrò lọ́dọ̀ ṣeìtọ́nù ṣeìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé tó ṣe pé òun ni ìpìlẹ̀ gbogbo tó ń pè láburú gbogbo tó bá ti ń pè láburú ṣeìtọ́nù ní ìpìlẹ̀ rẹ̀ òun ni máa dà rẹ̀ kí náà pè ní máa dà ẹsẹ́ǹsì ẹ̀ gẹ́gẹ́ ní pìlẹ̀ rẹ̀ wọn ni pàápàá rẹ̀ gbogbo fìtínà àtàbúrú ṣe ìtọ́lù ìwá ní òun ló máa ń ṣe wáṣíwáṣà sínú ọkàn àyà kí náà ń pè ní wáṣíwáṣà kó máa kó wish prince òyíòyí ṣe ìtọ́lù olómọ́kú sínú ọkàn àyà ló jẹ́ pé ṣe ìtọ́lù lágbára illa an agbára tó nínà ní kó wáṣíwáṣá kó wá sínú máa ń jẹ kó ma gbégbé gbígbé wá sínú ọkàn rẹ̀ in tó ti mọ̀ lódodo kó ma péntì ẹ̀bí ẹ̀rọ in tó ti mọ̀ nẹ́rọ kó ma péntì ẹ̀bí òdodo ilé nìṣẹ́ ti ìtọ́n àtàwọn fàyùhásínú láhùnmù ṣàmọ̀rọ̀ ṣe ìtọ́nù ló máa ń beautify òun ló máa ń ṣe lọ́ṣọ̀ọ́ kí ni máa ń ṣe lọ́ṣọ̀ọ́ fáwọn èèyàn aburú wàyùríhìm ìyáhù fi suratin hasana wàyùnashitu iradatahum li fi'lihi fún ọ ní nàṣáàdì yóò máa fún ọ ní like a form of ìfẹ́ ṣe kì níyẹ tó já burú hadha huwa shaytan wọ́n ni wọ́n yóò kọ́pù bí lahumul khayr ṣètọ́nù wọn máa jẹ́ kí n tó jẹ́ dáadáa kó fi súrọ́tí ní gọ́ìrì súrọ́tí ṣètọ́nù wa ma jẹ́ kí ẹmọ rí abúgbé ẹmọ rí dáadáa ní ọ̀nà tí kèkè ń ṣe ọ̀nà rẹ̀ ní àwòrán tí kèkè ń ṣe àwòrán rẹ̀ lójúpọ̀nà tí kèkè ń ṣe ojúpọ̀nà rẹ̀ ilé ìgangan ṣe ṣètọ́n ó ń tàṣẹ ìtọ́nà ẹ́ tàṣẹ ìtọ́nù ni ó ń siṣẹ́ ìṣẹ́ ìtọ́nù ẹlẹ́mìnira ní pé à ah, èyàn tó ní ìṣẹ́ ìṣẹ́ tán só ti kàfàrà rẹ̀ báyìí ni ara ó lè mọ́jẹ kéfèrí ẹ́ ẹ̀ẹ̀tì rẹ̀ ná ààrẹ ná àdúgbọ́n ṣayàtínẹ̀lì ọlọ́gbọ́ kọ́kọ́ ti ínsù síwájú ṣayàtínẹ̀lì ínsì nínú tó fura sí mẹ́rin pé lè an da ṣayàtínẹ̀lì insi akọrọ̀bù ilé ikun yàtàkàlàmú na bí alìsìnàtikún èèyàn níwá èèyàn ní ó lè pàwọ́ fún yín nínú àwọn ṣayàtínẹ̀lì ínsì tí mi mọ̀ tó gbajúmọ̀ nílùú tàwà yìí abúṣíwá ti wà bẹ̀ abúṣàbúrí abul ashghari wal kadhibat hadha rajul al mutashaytin yusawwiru al haqqa batilan wa yusawwiru al batila haqqan wa yaj'aluka mutahajjira abu abu shubahati afo si ma picture dáadáa fún olaburu yóò sì mọ̀ picture aburú dáadáa yóò sì confuse rẹ̀ nínú oríire tí bí tọ́lọ lè ṣe fún ẹ̀yìn táìmù tàà wáyé oníkọ́ mọ́ búkà ìrọ̀tì ya èmi mọ́ ń gbọ́tẹ mọ́ ń sọ àfáhùn ni èmi ò máa rí ah, ọlọ́mùsánú rẹ̀ ó yẹ kó mọ́ sí kìí yàmù lè rí àbúkà ìrọ̀tì kí ni kọ́lọ̀ yìí yóò di black lọ́dà búkà ìrọ̀tì àbú ni èyí ìní èyí ṣe wáìtì àmọ́kẹ̀ ṣe wáìtì wallahi hadha rajul shaytan fi hadhihi al-umma abú tí wọ́n ni àwọn kíyàn máa ń sí àwọn iṣẹ́ síkírìtì kíyàn máa fi sápamọ́ sábẹ́ wọ́rọ̀un ẹmọ́ ká ní <laughs> àfáfẹ́ sọ ìṣọ́kúsọ ni òyíwà ni ẹmọ́ rìpọ́tù àsìkò ń bò tápadà mọ́ ká wà láìwọ́ tó bá ó tẹ̀ tọ́wọ̀n sisters sister tọ́lọ̀ bá sàrù tí ó bá mú àbúkẹ́ ìrántí tí ó tó bá fẹ́ mọ́ reality kọlọ̀bì lọ́wọ́n sisters tọ́lọ̀ ń gbà lẹ́nu àbúkẹ́ ìrántí lọ́gbọ́bì lọ́wọ́n lọ́wọ́ bú ṣubù àti pé ẹ̀dàkùn ẹ fún wa ní khobar nípa ọkùnrin yíò àbúṣùbà àti wallahi mo ma tó ṣe pé kọ́ tó padà rí bidó lórí òdodo wọ́n lọ wọ́n bọ̀ báyìí wọ́n lọ wọ́n bọ̀ lọ bọ̀ ah, mo tún pàdé àbúlá náà àbúlá wọn sọ bẹ́ẹ̀ ẹmọ̀gbọ́ mo sọ kí nìkan fi ní sí pé black ní kíní ẹkàdà á mú mi lójú ẹsẹ̀ wá wípé ó wá kílẹ̀ pé white ni níwà ní ó dá mo ti ní ìsọ bẹ́ẹ̀ mọ́ ó wá káńsù rẹ̀ àbí mo ti bẹ́ẹ̀ mọ́ bí àbú ṣe sọ̀rọ̀ gùlúwù ní tó ń gbàun tó ní kálùkù wà ní kẹta ń gbọ́bà tàbí sọ pé mo tó tún sọ gùlúwù ní kí ni gùlúwù kí ni pé ẹ tẹ́sì lágbájá pẹ̀lú Sheikh Rabi'a àti lágbájá àti lágbájá afá ni gùlúwù ní sọ wípé àfá ní pé ara ṣe mọ́lọ must ṣe mọ́lọ must ẹ̀dàkùn ṣe mọ́lọ must àfá lọ marahil orísìírísìí ẹmọ last marhala tákàtà já sí last marhala ní pé àfá ní àwọn òtí ẹ̀ rí ọ̀rùn rárá wọ́n wípé gbọ̀gbọ̀tán padà ń sọ páwọn sọ láàrín padà sọ kódà tẹbá ní mo sọ mo sọ ó dá mo ti ní ìsọ bẹ́ẹ̀ mẹ́ هذا رجل شيطان شيطان شيطان inú iṣẹ́ tafà ma ń ṣe àwọn ìfẹ́ sọ̀wọ̀ àwọn ìbáhíyàtì ní o èyí fi kalamun yatul wala yajuzu tafawwuhu bihi fi mithli hadha al-majlis fayukadhdhibu lana al-majlis tàbá sọ̀wọ́ wọn yọ́dọ̀ ti majlis fún so kò sí sọ bí ó yé báyìí àbí tayyib so nam ẹ padà sí àmútọ̀wà láti وفي المجلدات نعم so هذا عمل الشيطان iṣẹ́ tí ṣètọ́nù mọ́ ṣe níye wọ́n ni pé kó ma wáṣíwáṣà yíwáṣíwíṣù ṣètọ́nù kó ma ṣe bí pé ẹni rí lóhun fayusawwiru nafsahu laka suratan hasana inni lakuma nasihun amin hakada ya'tika shaytan bí ṣe tọ́nù sí wá ní àmú tó bá ti jẹ́ fàtínù tọ́lọ̀ ń sáànú rẹ̀ pẹ̀lú salafiyya tọ́lọ̀ ń sáànú rẹ̀ pẹ̀lú thabat ala al-haqq wala tọ́lọ̀ ń bá fi mahabbatul haqqi sí ẹlẹ́ni kò sí kíni ẹ̀mọ́ ń jẹ́ bí ọlọ́mọ́ fi láyẹ̀ kún bí fìtínà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ń bá ṣe ní ẹlẹ́ni tó máa ń fẹ́rẹ̀ àti máa ṣe nọ́sọ̀rọ̀ fódodo ya ayyuhal ladhina amanu in tansurullaha yansurkum wa yuthabbit aqdamakum tó bá òdòdó ràn òdòdó lọ́wọ́ nínú ìyà tí ẹ̀mọ́ jẹ tí yóò bá ràn òdòdó lọ́wọ́ wọn ni pé ó padà takò òdòdó yẹn mọ́ rántí gbà àbúbá pé abúdéfà abúdéfà ṣe inú ti bá fìtínà lọ báyìí <laughs> wọ́n lè fìtínà tọ ọdá ọdá ní okó náà fìtínà okó petro sí okó gi sí okó gbogbo ẹ̀ sí ọlọ́ndẹ̀ làwọn ẹ̀ pọ̀ gan-an níbi ọ̀rọ̀ ọkùnrin níbi pé gbogbo ẹni tó bá jẹ́ ẹni rẹ̀ nígbà tó jẹ́yẹ̀ gidi aslan tó dẹ̀ nílá akáì tí èyí ṣẹni tó ní agorod ọlọ́lọ́kùn bí fìtínà ló jẹ́ pé ní ẹ̀mọ̀ tẹnumọ́ ni pé má jẹ́ kí fìtínà káwọn agorod mọ́ lọ́wọ́ má jẹ́ kí fìtínà ká ọkàn rẹ ní máa mo ma tó jẹ́ pé ya'rifuna al-haqqa fattabaʿu al-bāṭila limādhā? li shay'in bil-qulūb ẹlòmí ìntẹ́lòmí fi tẹ̀m̀lé báti lọ tó kílẹ̀ o ní pé o ń fẹ́ máa sọ́pù o fẹ́ jẹ́ mùdárí sí ilé lè expunge so òdodo tí mo mọ̀ yẹ́ mi because mi máa support ẹ̀ mi but in my one bí at least àwa náà látún pọn wọ́lé àwọn ilé yìí ṣùgbọ́n tí ilé àwọn olè kún olè kéwì àwọn olókùn tó bọ̀ sí ẹ̀bọ̀n àwa náà ni fa'udhiba bí ádámi léèlè yìí hádà lọ́nsà ọba tẹwàjọ tẹ́lẹ̀yìn àwọn olómíwọ̀ tó ṣe pé tán tó wà lọ́kàn tí wọ́n náà ni wípé wọ́n ti ní pọ́blẹ́mù nínú máìndì pẹ̀lú àwọn ọmọ ya ó sì lè tàbáníkàwò náà mẹ́rọ ló jù mí lọ àwọn kìí yẹ ló wà nínú ọkàn àwọn ẹlòmí wọ́n kàn rí chance láti fi fulfill láti fi bínú tí ń wọn ni tí ó jẹ́ pé wallahi musulmi gbọdọ̀ mọ́ in tí ṣètọ́nù fi ní gẹ́ẹ̀tì ẹni ẹwọ mọ́ jẹ́ kí ṣe ìtọ́nù kádọ̀ ti ma ọlọ́kàn kí fi ti náà má ká ìdọ̀tí ma ọlọ́kàn because ó fẹ́ settle score ó ní kẹ́ òkìní ẹ̀kọ́ bá mọ̀yàn bọ̀ tí nígbà yẹn kọ́ ẹwà ogun tán wá ṣe yuriduna li yutfi'u nura Allahi bi afwahihim wallahu mutimmu nurihi walau kariha al-kafirun wọ́n ma sun ẹkún lé ní ibà ní kul mutu bighayyikum because ìtàwò ní pé tàbá ti lé Lukumanu àti Abu Saymi ayé parẹ́ lẹ́yìn pé Abíọ́lá afẹ́ra ti pílátọ̀ dùn sáyé parẹ́ kò parẹ́ wọn àmọ́ ikú dáwọ́ lọ́wọ́ ṣe stop kódà mọ̀ kẹ́ mọ̀ wùlé ní pé àkàìsì ah, mọ́ lẹ́rin ni yíò ká sì fúrẹ́lẹ̀ sáàrin so that at least ó sì wà lábẹ́ wa wọ́n ti ẹ̀mọ̀ wúlò fún wa ní ìsinmi ìtọ́bá ń sọ̀rọ̀ dáwà sáwọn ilé wa mi dáwà mẹ́ wọ́n ti kú wọ́n ti sin wọ́n sì wà láyé bí ìgbà tí èyàn bá ti kú tí ma ara ló kọ̀kù láyé gbogbo àwọn kẹta rí níta yẹn gbogbo ma bí wọn ní lójoojúmọ́ kí ní rísìn wọ́n wọ́n gbógun ti òdodo kò wá sí tẹ́fẹ́ sí òdodo yẹn wọ́n gánsì jù wọn dáwà sàlàfíyà Nàìjíríà ó bá kò ní dáwà Nàìjíríà ó bá di dáwà alàmíyà wallahi nígbàtí yẹn wà ní mamlakatul arabiya ti Saudiya people of various nationalities tán bá fi pọ́mọ̀ Nigeria ní ọkọ̀kọ̀ bẹ̀ pé do you know Christian methodology in tí wọ́n kọ́ bèèrè nù Ghana ń bẹ̀wọ̀ wọn mọ́dáwà àwọn ìdìbò Ghana ń bẹ̀wọ̀ kullu hadha fadlu min Allahi wa ni'ma tẹ̀wọ̀sítà ní Madina mo lọ sí ọ̀dọ̀ ìkẹ́nà àmọ́ ya ọmọ Syria ni mo ti sọ́mbì مولاي بقى آه، ما شاء الله آه، كيف الدعوة في نيجيريا الحمد لله ما شاء الله الله الدعوة تمشي وتمر الحمد لله ما العوائق وأساد زرنا يعني هل تعرف آه ميثودولوجي methodology وكان سمايل بيسي كان وما هو ما هو ما هو مني أنا أعرفهم إن شاء الله إخوة ما شاء الله الله كيف الدعوة والله إن شاء الله حتى عندنا مدرسة وعندنا كذا كم في المدرسة أكثر من 200 هم ما شاء الله سبحان الله كذا بس لو سيفون يبي يبي do you know this person ó kọ̀ mí ọ̀lọ́wọ́ rẹ̀ máa rẹ̀ pé àwọn náà mítà tí ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá díẹ̀ nìkan sálẹ̀ ìkan ọmọ Spain ìkejì ọmọ Belgium tó ń bí Madina kan gbé uae èmi ò èmi ò sọ̀rọ̀ kìrìsìtẹ́nì rárá o àwọn náà mọ̀ wá báyí pé wọ́n ni pé how guy you from Nigeria mashallah ke you, you know Christian methodology I said I know them wọ́n fi ń test ni so mọ̀ wọ́n kéèkéé so mọ̀ wọ́n sọ wà pẹ̀lú wọn wọ́n á pọ̀ bẹ́ẹ̀ nínú jami'a islamiyya àmọ́ Russia àwọn ọmọ India àwọn ọmọ Thailand àwọn ọmọ different parts of the world kódà àwọn Tanzania orísìírísì ó ní bọ́dà kàfàlù àkí mọ́ndà báṣọ àwọn ọmọdé bá sí dé Madina báṣọ àwọn ọmọdé pé àwọn èèyàn pọ̀ tó pé wọ́n sà láwọn sí àfẹ́ pàdé àwọn borders pé àwọn gbọ́pọ̀ àwọn president wà ní Saudi Arabia wallahi different nationality kullu hadha fadlun min wa ni'ma fanadhkurha min bádi fa amma bi ni'mati rabbika fa haddi ilé ma fi ń sọ fún ìyá pé sí o rí pé ọlọ́ba ní ń pò mọ́tò lódó ní o tí fúra rí o tí fúra kò tí ìyọ láti yọ́yà rí kìkì ń ṣe individual tó rí individual tó bá lóhun ò tẹ̀lé òdòdó mọ́ ẹ́ fasayati Allahu bi qawmin ọlọ́run ó wà kó يحبهم ويحبونه من يرتد منكم عن دينه لنا إن yùhìbùhùn wàyùhìbùnà ọlọ́wọ́ fẹ́rẹ̀ àwọn agúnifẹ̀ لأنه كان يتكلم بالحق من أبي العمس ويدافع عن الحق وينتسر لعلماء السنة اليوم يتكلمون فيه wọ́n ìskétò ìdìbò wá dẹni tí ń fi tán sáà ń fagídé ọwọ́n Dr. Sharaf kásà aláfà nísìnà àfá kalúgbẹ́ ní Nigeria rẹ̀ bó bá ti gbọ́ àfá kápẹ́ ló gbá ní Nigeria rẹ̀ wọ́n kọ́ láfà mẹ́ta <laughs> Dr. Fadi Dr. àfá Kamarudin àti àfá Sharaf Dr. Fadi ìjábọ́ jàbàtà fi sú ló jábọ́ kí sí kó jábọ́ torí pé ó wà lórí anú o nítorí pọ́ takò wọ́n ní o dókítà ilé náà ti ń takò wọ́n láti jọ yíò but tó bá ti takò wọ́n tó pé àwọn ògbọ́ àwọn náà fẹ̀yẹ̀ ní dìjú náà tí mo mọ̀ ni ìyún wà pé tíra wọn ni ìyún wà pé ó kọ tíra wọn ni akhbarul hunqa wal mughfali ìtàwọn òpònú àtàwọn tán rí so al-muhim ẹwà ń wáyé láti validate ara yìí débi pé everybody all and sundry àti wá rí pé ẹkàn fẹ́fẹ́ ní validate ara yìí mọ́nájì yóò jọra wọn kò jọra wọn ẹmọ tó ṣẹlẹ̀ òní pé tó wá kí bí òdòdó kọ́ Allahumma la taj'al ad-dunya akbara hammina wala mablagha ilmina wala ila an masirana in tó ń ṣẹlẹ̀ ní pé ṣẹ́rí in tọ́lọ̀ fi ń bí mi bá jùkú síbi tí mo jùkú sí abọ́mọ̀ ìyá mi ló jùkú síbi àbẹ́ni bọ̀jùkú bá jùkú síwájú tí ń ṣe dáwà tí ń ṣe ni dákù bínú wọ́n bínú láyà nẹ́bì náà àwọn tó padà bínú wọ́n kàdà gbòdodo náà àmọ́ èyí mọ̀ ṣe dáwà nítorí àwọn èèyàn tí ibo ló wà nínú òfin ẹ̀sìn pé mọ́gbọ́nà láfàmì tí mo bá ẹmú tó fún ní pé in tí ò yá ní pé nígbà yẹn gan tẹ́lẹ̀ gan tó sì pé wọ́n mọ̀ sọ pé nínú bí àfáàní ah, àwọn prof àwọn lẹ́yìn èjìgbò ah, fún ìwọ gẹ́gẹ́ ẹgbẹ́ mọ́ fi sọ pé ní àánú àfáà tí mo ní ní lágbájá àmọ́ wọ́n ní látara sàfáà àti ẹ ìwọ́n náà lọ fi rẹ̀ fi zuhufin musafiki wọ́n náà di pé abúrẹ́jẹ́ wọ́n sọ tẹ́sẹ̀ fún ìtòsẹ̀ ní pé àfá abgeni juma àfá yẹn play yalaya politics tó bá gbígbà gọ́ọ̀nà yóò win ẹ mọ́ sí mọ́ sí ní ó mọ́ tí ẹ̀ sí free fún ìwọ̀n ó tí àwá sí àwọ̀ ọgbà tẹ́búrẹ́kì mọ́lẹ̀ ò lè tìmí sí free wà láìsẹ́ lọ àwá tẹ́búrẹ́kì mọ́lẹ̀ ní pé yọ́rọ́ sẹ́wọ́n tàfà mọ́ ṣe ni àfún mọ́ gbáyín sí tight corner tẹba tí wá sájáde yóò àmú ìmọ̀ tí lọ́dún corner bí kíyàn mọ́ sọ́rọ̀ pé o ní ìbáyìí mo ní ìbáyìí ẹ̀yin bẹ́ ṣe wáyí Sheikh Rabi lẹ́kún tẹ̀lé ẹ̀kan tẹ̀lé wọn bí afọ́jú ẹ̀yin ṣe tẹ̀kíjù mo ní ó dá mọ́ gbà ní mo gbà Mm, mm, mo ti gbọ́ ṣe mi tó ń sọ yé mi ṣe mi tó sọ ní kí mo mú ọ̀rọ̀ ṣe rọ̀bíyà lórí ọ̀rọ̀ pé alábí oníbídíà ni bẹ́ẹ̀ ni alábí oníbídíà ni magọ̀wáwí oníbídíà ni abúlẹ́sàmì oníbídíà ni ìwọ gangan oníbídíà ni ọ èmi mú ọ̀rọ̀ èmi ti gbà bẹ́ẹ̀ ó kẹ́ mi ti tẹ búrékì mọ́lẹ̀ máa nùgbà ní ìníyàn ṣẹ̀kọ́ mi búrékì sẹ́ mú kọ́lì ìsáàlù rẹ̀ pẹ̀lú ó lámọ́gbà kọbúlù àkbárí thikọ́tì ni wa àkbárí l'ulama bal kọbúlì àkbárí mutakhasisi na fi haka nifani bígbà tí dr abúgbùn fẹ́dá ni pharmacist ni wọ́n ni abu parasamọ́ méjì lẹ́lò ah, ya ni wọ́n sì tẹ̀kí da abúgbùn fẹ́dá inú mọ̀gbà sí wọ́n fẹ́ pàmì ah, nígbà tí èyẹ tó ní ṣíbúrọ̀ years tẹ́bí ò mọ̀ ẹ̀kan òun ló jùkó tí ó ṣe dẹ̀ rásà rẹ̀ ó stọ́t gbogbo tó ó wá padà ní imamun fi hadha albab fayukhbiruk anna hadha mubtadi hadha hizbi hadha dhal hadha kada mu awam mu bàbá yẹn ni wọ́n wọ́n tí wá kí ń sọ̀rọ̀ illa bil hujaj wal barahin àwọn ẹ̀rí jẹ́ nìtú yóò bá ti tí ọba yóò sì rú èyí tó fẹ́ promote ààrẹ tó fẹ́ tààrẹ yóò fẹ́ appear sáwẹ̀ as intellectual bí pé òun lòun smart fúnra òun láti mọ kíní yẹn kìí ṣe pé òun ṣe tẹ̀kìlì ẹni bọ́dí o kíní ẹ̀ ó fi gbá wa àwọn ògbà yọ̀rọ̀ ṣe tẹ̀rí ẹ mọ́ gbà ó ti sáwẹ̀ lé báyìí no rárá no a ṣe tẹ̀kìlì ní ìlúkìgbà tí èjìgbó ń ṣe rọ́dù fún alábígbà ẹ ó mọ́ ń ṣe rọ́dù bí pé òun lòun lọ wá kíní yẹn ni ẹ fúra bí ẹ̀rọ pé yí àfíjúbú yí gúdù gan o tí ra ṣe kọ̀ bí lọ́lọ́jí tí ra ṣe ẹ̀jẹ̀ ìkílẹ̀ pé Saad Azatari tẹ́ ń pè ní sọ àfikọ́ ní ìsinmi tí ra rẹ̀ lẹ́rúkà o àwọn fatawa ṣekùn bẹ́ìtì tí wọ́n kó jọ tẹ́sọ di tẹ́rà lórí àwọn kọ̀wáìdì halabi wọ́n lẹ́tí lọ́mọ̀ kí ní yóò ẹ̀yin wà mú ní wípé ẹ̀yin gangan lẹ́ṣe kí lẹ lọ ṣe báyìí rẹ fúnra yín kí ni reason ẹ̀ẹ̀fẹ́ àpíà pé ẹ̀ ń ṣe teclid àwa báyìí àwó kàtíra ṣékàlàgbà ló kọtíra ìbá ìmọ̀ káfọ́ pé ṣékàlàgbà ní sọ báyìí ọba àwọ̀ kò ní mò ṣe teclid ẹ mọ́gbà kí mò ṣe teclid ṣe mú mọ́ ọgbọ́ fẹ́ mú mi nìna nígbà tó preserved díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di pẹ́bẹ̀ sí ma gbáwọn ẹ̀ sí kọ́nà mi kí ni kọ́nà yẹn kọ́nà wọn láfà Nigeria wọ́n fọ́ àwọn ilé yìí fọ́lù fún trap yẹn náà àwọn ò fọ́lù fún èmi ò bọ́ sọ̀rọ̀ kí bóyá kò sáfà bí ni white lódodo àbí ta ló wà lórí òdodo lèmi fẹ́ mà kí náà fà máa ni èrè fìlà akọ́ táàrí forí jà lọ lọ mọ òdodo tó bá ti mọ òdodo ọ ma àwọn pé yẹn alhaku eh kílẹ̀ pé annasu yurafuna bilhaki wala yurafu alhaqqu birrijal a mọ́ mọ́ òdodo láti mọ̀ pé ní wà lórí òdodo òdodo ní àwọn awọ àwọn olówà lórí òdodo yẹn kìí ṣe páwọn èèyàn láàmà validate òdodo òdodo láàmà validate àwọn èèyàn ó wọ́n ń gbá mi sí kọ́nà àwọn tó ń pè láfà tó ń pè àwọn tó ṣe pé olónúsúnà ni wọ́n àwọn súfí bí ta ti ni wọ́n wọ́n bá wọn sí wọ́n jọ wọlé wọ̀dé ni àwọn tán gbógun ti súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kí fagidi gbà aláfà wọ́n gbà tó bá ti tìmí sí sharp corner káyí pé wọ́n láfà Nigeria nífẹ̀ẹ́ fagidi ah owó ẹjọ́ lọ wáfà kan ẹwọ́ àfáwà náà ní tó bá tó wá gbà ọsá bẹ̀ẹ̀bẹ̀ ọmọ tó wà fi mọ́ ni wọ́n wà mọ́ pé òkè jìbá fà rẹ̀ ní àbí <laughs> stage 2 bà tó ti gọ̀ wọ́n wà bọ́ sí pé wà fà tó wá jáfà rẹ̀ yìí òun ọgbà pé lágbàjá oníbídíà ni ó ti gbá ó ti gbá ó ti gbé sí wọ́n náà ti gbẹnu sí báyìí yóò kàn gbá lójú ni so èyàn tó bá jó ní súnà wọ́n gbẹnu sí kìíní ẹ̀ òdodo làwá ń tẹ̀lé kìkí ṣe bí i eh, so kìíní ẹ̀ ó ti kílẹ̀ pé nísìmẹ̀ wọ́n wá di sókíríà nǹkan yẹ̀yẹ́ tó ẹ̀kan bẹ̀ tẹ́lẹ̀ ìzù wọn nísìmẹ̀ kò sẹ́ẹ̀ tí ó mọ̀mọ̀ kristian náà wọ́n tún wọ́n pé bí àmọ̀ yóò bá bẹ́ẹ̀ ni òdodo ni òdodo ni àwa náà kọkò yí àwa náà gọ́lẹ̀ lóògbọ́n òbí orí o ní kí àwọn bọ́ sí plan gan wallahi amẹ́nìfì gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò kí yẹ́yẹ̀ pé bóòlù kí ní ṣẹlẹ̀ náà a sàrípa tó ti jílé ní eré tó ti fa amma bi ni'mati fa hadith ni kò yáwa náà mọ́bí kí àbúrẹ́dá kò yá kọ abúrẹ́ ṣe ń ṣe kò yíwa gbọ́dọ̀dọ̀ ṣe yíyàn because in tó hamma yàn kọ́ ni pé ká please rẹ ká dùn ọ nínú kọ́ in tó hamma wá ní gẹ́gẹ́ ní ewu ká sàlàyé òdodo èyàn tí ó bá wá gbódodo ọgbọ́ èyàn bí tí ó bá ní gbọ́ kò ní gbọ́ now let's wá di ẹjọ́ arin lẹ̀ báyìí ẹ wá di nǹkan sí lọ́gbọ́ everybody everybody mọ̀ pé àfáàtẹ́ fi ra yìí tì sí lábẹ́ àṣẹ́kùwa àgbàfàlàfáhun ẹ̀mọ̀ ẹ̀mọ̀ yìí yìí kò yìí ó dẹ̀mọ̀ wípé alẹ́ yìí gọ̀fà ẹni bẹ́ ní yìnyìn àgbàdo ìgbọ́nà òyìn yìí rí àfá tí ò lè jáde kó yìnyìn tí ò lè jáde pé a àṣẹ́kùwa àlètọ̀mtọ́wí ẹmọ gbọ́ o ìdẹ́ iná mẹ́ kò sí fi sékì yìí rí àwọn náà validate manhajì bẹ manhajì ó wà òkè ní kọ́wọ̀ yàrá kò ní jò lè sọ sílẹ̀ kó lè àlọ́bà àbí ẹwọ́ kí manhajì wà òkè tí ẹ ti wà òkè tí ẹ wà ìsàlẹ̀ òun ti wà òkè wọ́n ti wọ́n rẹ̀rìn irò rẹ̀ dùn àpẹẹrẹ pọ́lọ̀ ti yẹ̀yẹ́ yẹn ọlọ́ ti dàlálà yẹn wàláhì ẹni tọ́lọ̀ ń bá gbéga kò sẹ́ni tó lè rẹ̀lẹ̀ èyàn tọ́lọ̀ ń bá sí rẹ̀lẹ̀ kò sẹ́ni tó lè gbéga kí ni kọ́ ìdà ni agbára kọ́ wàláhì ọpọlọkọ́ èyàn kọ́ èyàn tọ́lọ̀ ń bá gbéga tó bá fẹ́ gbẹ̀yìn ẹṣubú lágídí wàláhì ó mọ̀ ṣubú ni kò sí gbé èyàn tọ́lọ̀ bá dé rẹ̀ lẹ́ ẹmọ̀ fagidi gbé sókè ẹmọ̀ fagidi gbé sókè kò ní lọ sókè ṣe ibáyìn àbí aha wọ́n ni falatẹ̀tí mulahum illa bidafi shaguri ọwọ́ wọ́n ni fakullu dabbatin huwa akhidun bi nasiyatiha gbogbo dábà tí

yẹ̀kìtọ́ahùn anha síbẹ̀ náà ni ẹ́ ẹkítà àwọn mẹ́tọ́ tún wọ́n mẹ́ mistake ni àbí ẹgbẹ́ kọlù kò sí pé àbí ó wú <laughs> wọ́n fẹ́ ní yẹ̀kìtọ́tọ́ àbí yẹ̀kìtátọ́ wallahu wallahu a'lam ma wani wa yahulu bainahum liyakunu min ashabi sa'ir shaitan tó fẹ́ sọ yín di party rẹ̀ ke le ba wa nu ọmọ náà wọ́n ní wal waswas kama yakunu min al jin yakunu min al ins ó ti libawo min shabril waswasi al ولهذا قال من الجنة والناس والحمد لله رب العالمين أولا وآخرا وظاهرا وباطنا ونسأله تعالى أن يتم نعمته so ibi ni because sura to last ni ẹgbẹ́ àgbẹ̀látẹ́yìn ni tí ó bá ṣe ibi sura tafsir parí sínú wọ́n dúpẹ́ pé àwọn ti parí tafsir gbogbo Kùránì so bọ̀ káwà ẹni kákẹsọ̀ tí ma áyà ilẹ̀ ẹ̀kọ̀kan o ní pé kúl ànábì sọ fún wọn àríwùdú mú ń wá ìsọ́ bí rọ́bìn náà pẹ̀lú ọlọ́run gbogbo àwọn èèyàn ay alúzù tó bá ní àríwùdú ay alúzù wà báyìí àbí tó yí àhádà hù náà so malikin nas ọba gbogbo ẹ̀dá gbogbo ẹ̀tẹ́yẹn ilahin nas ọlọ́run gbogbo èèyàn ó wípé wọ́n ń gba kẹsọ́rọ̀ lọ àbí wọ́n ní maliki reason ni wípé bí rọ́bìn nas malikin nas atfo albayan adúsẹ̀kẹ̀dá ìtú ẹni pé rọ́bì náàsì òun náà ní kí ni maliki náàsì òun náà tó ní ìláhì náàsì ló fi gba kẹsọ́rọ̀ kẹsọ́rọ̀ because b yóò mọ̀ affect ẹ̀ lọ́wọ́ ilé oyé bá yàrí náà wọ́n ni mín ṣàbòrì àwọn wáṣọ́ ọlọ́run kò ní ni mín ṣàbòrì waswas kó níbi agbúrú alwaswas wàhúwà shaitan ó kọ ní waswasi ni shaitan ni jẹ́bẹ̀ ìtumọ̀ rẹ̀ dẹ̀ ní kẹsìrọ́tul waswasa au kẹsìrọ́tul waswasa ẹni tó ma ń pọ̀ lẹ́ni tó ma ń ṣe waswasa ròyíròyí ó mọ̀ kí shaitan ní wá báyìí bẹ̀rẹ̀ sí mọ̀ kí ìgbàlúwà rẹ̀ ti pé á ah, oúnjẹ kan wà tí mo rẹ̀ jẹ́ o á ah, oúnjẹ ẹ̀dẹ́ ṣe kíníkà o kódẹ̀ pẹ̀lú ọmọ ọ̀rọ̀ pé yí tí mo rí wọ́n pàpà yí tí mo rí gan bálá kan ìwọ̀n tí tó sáwà rí dèdè kan olùmọ̀ ọ̀rọ̀ wípé o ti jẹ pẹ́sidẹ̀ntì Nàìjíríà yí tí ò lè tó rí tó rí rò bìfọ́ òun ó wọ́n òun báyìí ṣe tó ń ṣòkó tí ó pé oya oya oya oya oya ilé ilé ilé so ma ìstárísálà pẹ̀lú ẹ̀ ma tẹ̀lé ma gé fèsì tó ń ṣe ni alwaswasi ni alkhonnas ma mana alkhonnas alladhi yafiwu idha dhakara al'abdullaha ìtumọ̀ alkhonnas ni yakhnusu wa yab'udu wa yafiwu ìmọ̀ ń sá eré tó bá ti sọ lọ́lọ́fin sọ ní pé fa imma yanzaghannaka minash shaitani nazghun kí ló ṣe fasta'idh billah sọ pé a'udhu billah sọ kó dénú ọkàn rẹ ni o má sọ lórí ahán o a'udhu billahi minash shaitani rajim yẹ fíìbù ló sọ nínú àdíjì pé wọ̀láwó ṣètọ́n tó bá ń pè òun yẹ fíìbù yọ ma sálọ ní eré tó ní agbára lè annahu alkhonnas ìmọ̀ ń sá tẹ́dàbá ti rẹ̀ tí ọlọ́wọ̀n bá rí wọ́n ni alẹ́dì yóò wá síwísù èyí tó ṣe pé nínú sẹ́tí ma ń ṣe ní kó ma kóòrò yóò yìí fi sùdúrì náà sínú ọkàn àwọn èèyàn ìmọ̀ ń wáṣíwáṣà ìmọ̀ ń kóòrò yóò yìí sínú ọkàn àwọn èèyàn mínàlì jínnàtí wannas nínú àwọn àlìjẹ̀nú àti àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ ní wípé ṣètánì ń bẹnú èèyàn bí ṣe ń bẹnú àlìjẹ̀nú so lè ní ìtumọ̀ sórọ́tú annas tó bá dìjọ́ kò tún bọ̀ awò sórọ́tú alfalako